àgbábò ìbẹ̀rù ti bẹ̀dá lọ́jàbà sọ ọbẹ̀ àpèwọ́ ọlọ́run ọba àláfíà tẹ́ kí àwọn bá rẹ̀ fìyàn mọ̀nà pẹ́ kí wọ́n lè ṣe tí wọ́n ṣe ìfẹ́ ọlọ́run mọ́jàbà àṣàlékún àláfíà ara wọn ẹ̀sẹ̀ wọn méjèèjì mọ́jàbà àláfíà síbẹ̀ májò pọ́jì síbì kan àláfíà inú egungun inú ẹran ara inú omi ara inú ẹ̀jẹ̀ inú gbọ́gbọ́ ọlọ́mọdà fi síbẹ̀ ẹ̀mí gúgùn pẹ̀lú dáadáa kí wọ́n lè fàwọn èèyàn mọ̀nà pẹ́ wọ́lọ́run wọ́n lágbára ti ṣe bẹ́ẹ̀ Allahu ya kafi, Allahu ya Allahu yusallimuna, Allahu لقد جاءكم لإلاف بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم ريلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمه من جوع وآمنه من عوف آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gbogbo ní àwọn ẹwà nílẹ̀ kan náà àti àwọn ọlọ́lọ́wà tí a máa mọ́ àpapọ̀ àti gbogbo àwọn kàràkítàràkí ní ẹwà tí ọlọ́run lóhun àti gbogbo àwọn gbajúpadà lálálá lókùnrin lọ́kùnrin ẹwà ẹsẹ̀ ọlọ́run ẹwà pàdé ẹ̀lẹ́ Muhammad pàápàá jù ìmọ́mọ̀ wa ẹ̀lùsáàrì Tàmáàlù sí ọlọ́pọ̀ àfáàgbà àti gbogbo àwọn arábìnrin wọn lóbìnrin tí wọ́n jẹ́ alága lóbìnrin àti ń ṣe wọ pọ̀pọ̀ wọn lé púpọ̀ rẹ̀. Gbogbo wọn lápapọ̀, ọjọ́ sí ọlọ́run pé ọba tó yìn àwọn ṣe rẹ̀ lórí láti ń gbọ́ àyí àwọn kan bẹ́ni tí wọ́n sàbúrú lọ́wọ́. Táwọn náà sì ilẹ̀ ìfẹ́ sí àbúrú ìfẹ́ sí àgbègbè wọn lọ́wọ́ láàrin oṣù mẹ́fà péré nǹkan sì bí báyìí àmàdúgbọ́ lọ́dọ̀ ọlọ́run bọ́yá ó kọ lẹ́gbẹ̀ lórí mọ́mù wa lójú ọkọ̀ àfáàgbà ló ṣiṣẹ́ ní ìgbà ìjẹ́ bẹ́ẹ̀ bọ́yá alága tọ́lọ̀nsẹ́ alága gbogbogbò náà ló ti sọ́mbẹ̀ ní kọ̀sà ìjẹ́ bẹ́ẹ̀ àbí àwọn àyá dáadáa wọ̀nyí àbí àwọn mẹ́sànà mẹ́sànà tí ń bẹ lábẹ́ bàbá ìmáàmù tàbí àwọn anímọ̀ rere tí ń bẹ ládúgbò tàbí àwọn ọ̀dọ́ Islam táwọn jẹ́ ń fẹ́rù nǹkan báyìí tẹ́lẹ̀ lóṣù mẹ́fà péré àá ẹ̀jẹ́ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run nígbà tí ìdọdún mẹ́fà gbogbo ayé ní ìtumọ̀ pé ìjọ kan jẹ́ alfata bí ti rí náà Ọlọ́run sàjú orí bẹ̀ sílẹ̀ kájọ pánukọ̀ pé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 Kẹ́sì farabalẹ̀ wí dáadáa, kẹ́sì máa tẹ̀lé wa bá ń bá ti ń wí. Ìtọrọ àforíjì mẹ́mẹ́, ìtọrọ ọ̀fẹ́ àdínẹ́bì ìtọrọ لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على نبينا الله Ọba ya wà bọ́ sọ́dọ̀ àwọn obìnrin káwà náà wí na wọn. Àwọn àtàwà yá ẹ́sẹ̀ gómí náà wà náà wí. Ó kú tí ó wí. àtọ́bà kan àbọ́lọ́run ànábìlò jí sí ọlọ́run ọlọ́run kọ́ bá sábé محمد رسول الله الصلاة والسلام على ميزة الله تكبير الله لا إله إلا الله Kàwé ọmọ màwé ní àbá ń wí dáadáa, bí n bá ń sọ dáadáa, yóò borí ọ̀tá ẹ̀, bí n bá ń wí dáadáa, ọ̀nà ọlá ọ̀nà ọlá yóò sí fúnlúwà rẹ̀, yọ́dọ̀ rẹ̀ ọlọ́run ẹjá jọ wí. Ẹgbẹ́

由于那环宝贵。 rí jọ bí eré ni àmàláìkà ti kọ́ ọ ti kọ́ máa yẹ lẹ́fẹ́sọ mi ń ká ò lè ilẹ̀ aládé ìràkíbọn àti èdè ní tó bá bọ́ọ̀lẹ̀ lẹ́nu ẹ̀dẹ́yàn báyìí màláìkà méjì ti wà àràkíbò ní kọ́ rírí àti ìdò ní kọ ìkẹ́kí nǹkan tí yẹn bá wí èyí tọrọ tẹ bá fẹ́ àti tọrọ astaghfirullah kọlọ̀ borí jìn wọn la ilaha illallah kọsọ́kà kan fọ́lọ́wọ́ Muhammadu Rasulullah. Ẹni tàà torí ẹjọ ìjòkó, àtún awì lẹ́nu àtúnṣe níṣẹ́ láti ìdífà náàbì yìí. As-salatu, ìkẹ́ ọlọ́run, wàsàlámù ọ̀là ọlọ́run, ala khayri khalqillah, kọ máa bẹ́ni tí fi lórí jùnú ẹ̀dá. Ọlọ́run lágún tàà wíyẹ, mọ́sẹ́ kankan kùnú àníyàwó tàà béèrè lórí láìsí fún ọlọ́run, ètò ti dá mọ́jọ bàjẹ́. Ẹgbẹ́ Al-Fattah ọlọ́mọdé òṣùgbó oṣù mẹ́fà Allahu Akbar ọlọ́run ṣe o ìmáàmù wa aṣẹ́ kamari ọlọ́mọdé ẹ̀ṣùgbó ṣíàmánú wa ọlọ́mọdé ẹ̀ṣùgbó mọ́ gbádùn lẹ́tọ̀ tẹ́ sí ohun náà ni àgbàbà wa tó sọ̀rọ̀ ẹ̀kan jíjẹ́ Abdulwahidi àwọn náà sọ̀rọ̀ tó dáa gbogbo wa náà pátá lọ́bí àbùkátà wa àdáwọlé wa nínú ayé wa ọlọ́njẹ́ jẹ́ sí dáadáa ẹ̀dínwó ẹjínwọ́lá ẹjínwọ́láàfíà ẹjínwọ́kọ̀ ẹjínwáyà ẹjínwọ́mọ ẹjínwá ìdàgbàsókè àṣeyọrí kò sẹ́nìkan náà tí ò ní jí ń fẹ́ wọ́lá apá dá ọlọ́run lọ́wọ́ dá nẹ́bì lọ́wọ́ lójẹ́bùkátà ó bí i al-Fatiha Bismillahir Rahmanir Rahim Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin وتري لكم وتري صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ká tó jòkó ẹjá sí iná sí iná kankan fún ìmáàmù wa bàbá dáadáa ni wọ́n àfáà gidi lẹ́sì ẹni bá kí ó lọ́dọ̀ bàbá kamal rahimahumullah ọdún wá lọ káírò lọ kí sí ókú láfà bẹ́ẹ̀bẹ́ náà wá dáyín lóhun ìgbẹ̀ ẹ̀fẹ́ kan báyìí ọlọ́mọ́ta dáyín náà lóhun ah, ẹ̀dìdè ẹ̀dìdè ọlọ́mọ́gbàrà lẹ́yìn o ẹ̀ẹ́kẹ́kẹ́lẹ́ ẹ̀dìdè gẹ́gẹ́lẹ́ ń ṣe fọ́lọ̀ ní kọ̀rọ̀ kọ́lọ̀ tó gbé yìí síta báyìí àárín pẹ̀lú ọlọ́run dáa ní kọ̀rọ̀ nínú àtẹ̀ ìrìnà sàkálọ́gbà sí ẹ̀fà ní ẹ̀dáda kí o nínú àtẹ̀ ìrìnà sọ̀rọ̀ kí o ìdájì ní tẹ́lẹ́ta kí o ìdájì kan yóò kò tó ló ẹni o Bismillahirrahmanirrahim إلا عاصم جاءك الكوكب وصل لربك وانحر إن السماء هو الأبطر Àwọn àfijòkó ẹ máa lè máa ti mójútó àwọn kéèkéé ẹ̀. Bọ́yá bí àtàlátù ń lé wọn lẹ́nu dáadáa, nígbàtà bá parí á nìkan olùkágbọ́, bẹ̀ láti màá bí máa lè máa ń fi sẹ́ bí òṣìṣẹ́. Ìta àwọn ìparí ẹni pé àṣàlátò

náà ni tí wọ́n ní ká tara wa jí pé àríkọ́sẹ̀ olàlérí lára oúnjẹ ńlá Muhammadu bẹ́ẹ̀ ni rẹ̀ bá jẹ́ ìsìláàmù dáadáa tó jẹ́ mùsùlùmí òdodo àánú àwa mùsùlùmí ó ṣe ló wà rẹ̀ láyíta wà lè ní pítí ìsìláàmù iná lànàbì good example àbí good ideal táà máa rí pé ẹjẹ́ àrìn bí ti rìn ẹjẹ́ sọ̀rọ̀ bí ti sọ̀rọ̀ ẹjẹ́ hùwà bí ti hùwà ọgbọ́dọ̀ rí ànábì tí rí ni tó tí í ṣe nínú fámílì báwọ̀lá ànábì tí ṣe pẹ̀lú ìyàwó ẹ̀tọ́ mẹ́ẹ̀ àbọ́yàtọ̀ sí tiwa sáànábì máa kara ń bínú bà ní bí náà ni sáànábì máa já kì í tán ni ẹwọ̀rọ̀ tí kí a máa sọ lẹ́ẹ̀kan pé a ṣẹ́ra wa o ẹjá máa bí ra wa ní o fáàdé ti parí síbẹ̀ bọ́ọ̀lá nẹ́bì tí ń ṣe tó fi dájọba ìsìláàmù lẹ̀ bọ́ọ̀lá nẹ́bì olódodo aláfọkàtán ó tó di pé wọ́n gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ní ti ń jẹ́ ókọ̀ torí bí a bá kó kalẹ̀ fọ́nsẹ̀ ọlọ́run kò ní náwó olówó bẹ́ẹ̀ bá ti gbé pamọ́ sí lọ́wọ́ gan iná ilẹ̀ ìbá lọ́dọ̀ Ànábì Muhammad síbẹ̀ lè mí ni ìwọ rí bóò ni corruption ti wá pọ̀ báyìí láàrin àwùjọ ẹlẹ́sìn nílẹ̀ àti nílẹ̀ dúdú tọ́gà wa ò sì rí bẹ́ẹ̀ tọ́gà wa ò bẹ́ẹ̀ ọ̀gá wa ní good ideal ní gbogbo ayé lọ́dọ̀ àwọn politicians tí wọ́n ń ṣe ìjọba ayé ọ̀gá wa náà ní good example lọ́dọ̀ àwọn muwarrikhin àwọn ní history tí wọ́n ń pìtàn nínú àkọsílẹ̀ ọ̀gá wa Muhammad yìí alayhi salatu wa salam òun ni àríkọ́sí tí ẹnìkan ṣáájú ẹ̀rí náà níbi ọlọ́run látara bẹ́ ó yẹ ká kíyèsí rárá mùsùlùmí iṣẹ́ tàà ṣe kú ẹgbẹ́ alfata ẹjẹ́ kọ́ jẹ́ good example láàrin gbogbo ẹgbẹ́ ìsìláàmù ẹ má fọ̀tẹ̀ ṣe o ẹ má fi bínú ṣe o ẹgbọ́lọ̀ ti pàyínlé tó láàrin oṣù mẹ́fà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ààjẹ́ sí pé ń ìrọ́dún mẹ́fà ilẹ̀ omi ọlọ́mọ́ta ti bẹ́ fún mi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أصور إنه سورة آل معانكم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم اذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنيمته إخوانا وكنت على شفا فرات من النار على شفا غوات وغرجة تنوين تركي من ملتلي وكنت على شفا فرات من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر ويؤمنون بالله أولئك هم أولي المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين بيضت وجوههم كفرتم بعد إيمانكم أما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما تكفرون فأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم هم فيها خالدون بالحق وما الله يريد ظلما للعالمين لله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر يؤمنون بالله وآمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وكفرهم الفاسقون صدق الله العظيم Nígbàtí ààyà bí mélòó ta kí fúnra wa ìtàbí tọ́kéó wọ́n fẹ́ fi sọpọ́tì ayà tí àfáà wa tó kálùkùrá ní bẹ̀rẹ̀ ẹ̀kàn mọ́ gbádùn àfáà náà púpọ̀ àfarabalẹ̀ wọ́n sì fi kò fífà rí sí bẹ́yàn bá rí ẹni tó fẹ́ kálùkùrá ní ẹ máa sọ wọn ìgbẹ́ni tó bá farabalẹ̀ bí àfáà ti kí lẹ́ẹ̀kan ìbẹ̀rù ọlọ́run a máa jáde ń bẹ̀ àákàl kùránì ìbẹ̀rù ọlọ́gbọ́dọ̀ báyàn náà ni àánú ọlọ́run fi sọ̀kalẹ̀ sí ìyàn lára ọlọ́run àlékún albarka fáfá tó kí kùránì náà lẹ́kùn àmín náà ẹ̀yin alága wa lọ́kùnrin àtàlága lóbìnrin ẹ̀yin obi wọ́n ti sọ wá ló kọ láyé pé àwọn mùsùlùmí ni tárọ́rìsì àwọn mùsùlùmí ni à ń da eérú tí ó sì gbọdọ̀ rí bẹ́ẹ̀ bóòlọ̀gá wá ti a máa ọ̀rọ̀ ọlọ́run lẹ́gbọ́ yìí tàbá tí ń sọ yóò tán áfíta náà Muhammad lè ẹ̀gátà náàbì náà jùwẹ̀ fún wa tàbí lè sa àwùjọ ìsìláàmù tó fi dáa tàbí bí ẹ̀sápù dáadáa ìwàtà náàbì hù tọ́lọ́run fi pé لقد كان لكم في رسول في رسول الله اسوه حسنة àríkọ́ سيرين rere bẹ lára òjíṣẹ́ Ọlọ́run fún wa الذين ní يا alladhina الذين yá àyíwá alladhina amanu ìwà bílẹ̀ ní tẹ́gbọ́tọ̀ Ọlọ́run fẹ́ kójọ láti máa dákọ̀ Ọlọ́run dákọ̀ àdínábì ládúgbò yìí tẹ́kùn lọ́ọ̀ ẹ túbọ̀ bẹ̀rù ọlọ́run sí bẹ̀bá fẹ́ sọ̀rọ̀ ní mítìnì kẹmọ́ sọ tí ó dẹ̀gbẹ̀rú tàkúlá ẹbẹ̀rù ọlọ́run kẹ tó múlà bárì wá kẹmọ́ bá dàjọ́rú kẹmọ́ bá ń tọ́ dáa jẹ́ àgọ̀tùkọ́ ti hìn bẹ̀rù ọlọ́run tààrà mọ́sílímọ́ ọ̀rọ̀ kó sí ọba ìjà débi tẹ́ wà á pẹ̀ sí tọ́lọ́mọ́ ẹmájẹ̀ àrùn ọ̀dá ilá àmú débi tẹ́ pẹ̀ sí tọ́lọ́mọ́ èyàn á sí tọ́lọ́run lójú ikú àti lójú oorun àti lójú ayé àti tọ́lọ́run nínú rọrùn kásù sí nínú nira wala tamutunna illa wa antum muslimun ẹmá sí mùsùlùmí láàbọ̀ wọ́n jọ di okun ọlọ́wọ́ ọba mú ẹjẹ́ àdí alfàtà yìí kádì mú kájìjọ imú hablillah okun ọlọ́run ni kádẹ́gbẹ́lẹ̀ nínú Islam kádálé kéwúlẹ̀ hablillah yìí kádá mọ́sánlásí ilẹ̀ ká máa kírun bẹ hablillah yìí kájì dázáwí alẹ̀ ká máa ṣe síkiri hablillah yìí okun ọlọ́run ni ẹ̀lọ́kọ̀ ẹjẹ́ àdí

wọ́n jẹ́ ma pè yí káàkiri ọlọ́njẹ́ wọ́n lè ma pè yí dáhùn dáadáa ọlọ́run ajẹ́ máa rí nǹkan fi dáhùn àtẹ́yẹ ọkùnrin àtẹ́yẹ obìnrin tọ́rọ àwọn kan ló sí lánà káwò tó dé abánlẹ̀ ni ẹni ní tí ń kéré

wọ́n nílé ìwé wọ́n nílé kéwú wọ́n nígbá wọ́n láwò àwọn pọ̀wọ́lé amadíyà amadíyà lọ́kọ́kọ́ dé Nàìjíríà àwọn náà súnmọ́gọ́rùn ọdún lọ nísì wọ́n rí nǹkan tẹ́ tó wúlò fún Islam tó wúlò fún Mùsùlùmí níbi àti jùbá kù sí àfihàn sẹ́gbẹ̀ kan àmà sọ́gbà mi lẹ́yìn amadíyà azárùdíní tẹ̀lé lẹ́yìn azárùdíní tẹ̀lé bàbá wa na wí o àwọn náà wá dá àǹsàrù islam ilẹ̀ àmọ́níkàràkàrà àǹsàrù dín kó tó kàbàbá sí kàbàlì àdàbí àwọn nàwárù dín àti àwọn jamiyatul islamiyya jamiyya islamiyya lẹ́kọ̀ọ́ àwọn náà kún kàràkàrà wọn ni wọ́n tẹ̀lera wọn bẹ́ẹ̀ kìí sí àwàdà ó di tí sẹ́ni ẹni tí máa ń bú ikú ẹsẹ dẹ́gbẹ́lẹ̀ ẹ̀sì rẹ̀ ní kọ̀mọ́ tí wú ní nítorí pé ìdẹ́gbẹ́lẹ̀ ló lè tètè mú dáwà propagation Islam ló lè mú tètè jáde nígbàtá àmá ń kọ́ ọmọ kéwú lé kéwú ó dìgbà tí wọ́n bá dàgbà àmọ́gbàlagbà tí ọ̀lá ìlọ lé kéwú tí ọ̀lá ìlọ záwíyà tí ń lọ bí iṣẹ́ rẹ̀ tó wá díjọ́ kan ta ní máa bọ̀ wọ́n náà kẹ́kọ̀ọ́ tàwà jòkó tàwọn àgbàlagbà tẹ́lẹ̀ àwọn ń wọn lẹ́kọ̀ọ́ àgbàlagbà kìrì ní kéwù bí ti ń jẹ́ lè kéwù lẹ́ẹ̀kanáà ní jẹ́ záwíyà tẹ́sẹ̀ síkìrí lẹ́ẹ̀kanáà bẹ́ẹ̀ náà ní jẹ́ lè wọ́lá kàfàràkó. Ẹ má jẹ́ àtìrà wa gbọ́ ń bẹ̀. Wàsùkúrún ni mẹ́ta Allah ìrẹ́lẹ́ ikọ̀. Ẹ dákun ẹ̀yin olóyè, àtẹ́yìn tí wọ́n yẹn lóyè, gbogbo alájogún ẹ̀ di ẹgbẹ́ yìí mú. Àwọn olóyè lọ akọ́kọ́ kàn náà ẹ̀yin lẹ́nu sọ o, látòrí chairman. Tàbá tọ́sọ̀ lẹ́ẹ̀kan Abdul Wahab àti gbogbo yín lóbìnrin lóbìnrin, ẹnu sọ yín, gbogbo òṣèré àdúgbò fẹ́ wo bẹ́ẹ̀ ti ṣe ọlọ́run ọba tó darí fẹ́ wo bẹ́ẹ̀ ti ṣe àná mọ́mọ́ náà fẹ́ wo bẹ́ẹ̀ ti ṣe ẹ pèpè lẹ́ẹ̀kan náà wọ́n ti yàdá yín lóhun báyìí látàfàràkù ẹmọ́sìlá yín wọ́ wọ́n ti kòrò ní matallahi alaykum ẹ̀rán ti kí ọlọ́run ibi kuntum àdá àǹfà aláfà bayna qulubikum ibi kuntum tẹ́lẹ̀ kálukú dárùn kí lè rẹ̀ ni kálukú dáwà àti gbọ́ ẹ̀ndà tẹlifíṣàn wò fún fa aláfàbẹ̀ yìí na kò lóòdìkọ̀ yẹ́ a wá sí ta lọ́kọ́kọ́ rò ó ẹni ọmọ kọ́kọ́ rò ó mọ̀ sí ọmọ nípò lọ́dọ̀ ọlọ́run tẹjá máa sì kí nìyí ẹni ọ̀rọ̀ bá nípò lọ́dọ̀ ọlọ́run ẹni wọ́n tí wá pè náà tí ọ̀ takún kọ́ ẹ̀dàkùntà o nínú àwọn mẹ́rin ìlú tí wọ́n ń lù àwọn onílù lójókòó odidi iṣẹ́ ni wọ́n ṣe ìlú tí wọ́n lù lákìí tó ní fara gbá ìyà wọ́n kó kọ̀gọ́rọ̀bù ó dún ìlú ni lákìí kó kú jìyà ni àbẹ́ni tí ń lu ìlú tí ń fapá ṣiṣẹ́ tí tó tó tó náà tó lura rẹ̀ lẹ́gbẹ́ kan tó rí ẹbá ráwà tí ń lùlù ẹ mọ̀ pé wọ́n ṣiṣẹ́ náà tí ń lù ní ṣe ẹyọjú òun ẹ̀rí àwọn náà ń kún sálẹ̀ lọ́hùn ẹni tí lùlù lákìí ni àbílù tí wọ́n lù àbọ́lọ́rin tí ń kọrin tó ṣe dédé ìlú àbẹ́ni tí ń jó àbẹ́ni tí ń gbèrè èyàn lọ bí mélòó àwọn márùn-ún ìta ní ó ṣe fàárí bẹ́ẹ̀ni tí wọ́n bá sì jó ìlú rẹ̀ bọ̀ sálbárkà mẹ́nu bẹ́ẹ̀ni bí ìlú bá bá lù kọ̀ǹgọ́rọ́ tí ń lùlù náà ń kọ́ tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ni dídẹ́gbẹ́lẹ̀ ti rí mísọ́nà láàkì ni àbí àmà tó gbọ́ sí mísọ́nà lẹ́nu àbáwọn tí a lè lì náwà ń jòkó àbáwọn mẹ́mbà kọ̀ọ̀kan ẹni ayẹ̀ ní PRO ààrẹ ní bàbá kan ní lọ níbọ̀ látàrọ ẹwò òun ló mú ìlọ láàrin zakari hau ní lọ bí ilẹ̀ kẹ̀dí níbọ̀ nílọ láàrin àwọn tó dúró tàwọn kéèkèé jí òjò wọn fọ́n sá gbóǹkọ́ bọ́rọ̀ ìsìlámù ti wọ́n alábàbẹ́ ìnàkó ló bí kọ́ àwọn anìkọ́rọ̀ yí ó jọra wọn lé ní àṣíbáhàtún bí ní mẹ́tì ẹ̀kọ́ wá ní náà

ṣìnáàbù lẹ́lòmí máa mú ilé àlè lẹ́lòmí máa lọ ibi tí lọ kò dé wí fa ágázà kọmìnà ọlọ́run á fi mọ́mù kàmáàlì àti ẹgbẹ́ alfàjá yìí ọwá fi yọ ibi ẹmọ́sìlánù wọn àárọ̀ sunday tí nẹ́lẹ̀ máa ṣiṣẹ́ ẹ máa péjọ síbìkan ẹ máa lọ sí lọ́hun níbẹ̀ ẹ jẹ́ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run náà كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون Mo fẹ́ràn yín ni ó, ní mi kó ìjọ pé ẹmọ sí bẹ́ẹ̀, wọ́n yá ọ̀rọ̀ bàbá kan lò, Glasgow náà tó nǹkan, ọ̀rọ̀ pọ́npọ́ mo sì fẹ́ sọ tẹ́ máa lọ ronú sí tẹ́ bá délé. Ọ̀rọ̀ náà mo fẹ́ kẹ́ gbàyẹ̀wò yìí, bàbá wòlíì kan ni, ó pín àwọn ìjọ mùsùlùmí sí mẹ́ta bàbá wa náà ó ní àádá gbogbo àwọn ìdá tó lọ́dá àdáwọn sí mẹ́ta ó ní ìdá kan simple àwọn ìdá kan náà tó lọ́dá torí ìdò a ń bá ní gbangba ọlọ́run ọlọ́run lọ́dá wọn alé wọn kúrò ní gbangba ọlọ́run gbangba ọlọ́run ní wù wọn lọ bẹ́ẹ̀ pẹ̀ wọ́n kí ẹka lọ mọ́sálásí wọn yà pínú ni bẹ́ẹ̀ pẹ̀ wọ́n kí ẹka lọ wáàsí inú wọn ní dùn tẹ́ bá pé ó kọlọ́n létí wọn ọkàn wọn àbàjẹ́ inú wọn dàrú bí ó ti lọ ayé ẹ̀tánù túrídú àmbábẹ́kà lékèhẹ̀ wà sí تريدوا عن باب خدمة خالقهم تريدوا عن خدمة خالقهم àwọn wọ́n bẹ ní gbangba ọlọ́run wọ́n jẹ́ mùsùlùmí bí tiwa náà kọ́dà ààwẹ̀ wọ́n màlẹ́ àbí wọn sí màlẹ́ ní àmá turidu an khidmati khaliqihim ààjẹ́ ọ̀rọ̀ wọn lọ́rùn láti jòkó tọ́lọ́run wà sí ewu wọn lọ kìí ṣe kèfèrí o àwọn kan àti kiri yóò jọ bá sí. Àwọn kan wá ń bẹnu wa náà, wà sí fò sáàlẹ́tù. Àwọ̀ farabalẹ̀. Ẹlẹ́ẹ̀kejì àwọn èyí wá lọ mọ́sálásí kírun, Mùsùlùmí ni wọ́n. Ibrahim ní jẹ́, Ìsìhákà ní ọwa wọ́n ẹ̀tì ẹ̀tọ́ láwọn ọlọ́run àti àmànà àgbàlagbà inú ti bá wà báyẹ̀ ẹ̀mọ́ tí wọ́n ṣe àwọn àbá darapọ̀ mọ́ wọn bẹ̀yẹ̀ òun gbà pọ̀ òun ló ń bẹ lórí ẹ̀tọ́ kò ní bá yí kírun kò ní bá yí gbáwẹ̀ kò ní bá yí sẹ́sùn kò ní bá yí sẹ́sọ̀ látù kò ní bá yí ṣe síkìrí àwọn kan wà báhùn inú ìsìlámù ni wọ́n wà ó ti pín méjì ìpín àkọ́kọ́ làwọn tí ò sí lọ́hùn rárá rárá tí èsè mùsùlùmí ìpín kejì mùsùlùmí ni wọ́n àmọ́ wọn farabalẹ̀ sọ́dọ̀ ọlọ́run láti inú ìsìlámù ó tún á fò mọ́ kò fẹ́ǹsì kọjá àwọn tẹ́wà ní ọkọ́ lọ pàtí kò ní sùn sílé mọ́ tẹ́wà ní ọkà lọ bìkan tí ètì lọ́sì ránù kò ní sùn sílé mọ́ tẹ́wà sì ní ó jòkó ti fídíò gbogbo kásẹ̀tì ìwọlẹ̀ Yorùbá ní owó tán sílẹ̀ tó mọ́ a lé wọn kú níbi ìbọ́lọ̀n ti fàájì ni kẹ́fì máa lóore wàtífò tálítù ẹlẹ́ẹ̀kẹta táàmà dúgbẹ́lé lérí tọ́jọ wá tọ́jọ mi tọ́jọ ẹ̀yìn mọ́nìhù khidmata khálíkì hẹn àtàwọn lọ́rẹ̀ kan máa kíkínú wọ́n máa dò sọ́lọ́un kan máa bọ́lọ́ nájú kan máa gbọ́wàsí kan máa zàzàlátù kan kama sàìsù lóru kama lọ tàájùdí àfi tàwọn lọ́rẹ ni ẹni ọlọ́run bá ṣe fún kó ní alhamdulillah alhamdulillah ẹni tàbí kùránì kìí bá kòrò létí alhamdulillah alhamdulillah ẹni tàbí sàlátù kìí bá ní lára pé ẹ̀mí alhamdulillah alhamdulillah Àzíkìrí ní ìdùnnú. Àzíkìrí sàlátù ní ìdùn nínú Àṣálátù ní ìlú nínú. Bàbá Zàzíkìrí àdó àwọn gbà ohun. Zàzíkìrí ní ìlú nínú. Bàbá Zàzíkìrí àdó àwọn gbà ohun. Zàzíkìrí ní ìlú nínú. Bàbá Zàzíkìrí àdó àwọn gbà ohun. Zàzíkìrí ní ìlú nínú. Àṣí Zàzíkìrí káyà gbẹ́ẹ̀. Zàzíkìrí Àìsàgbìkìrí ìkáyàgbẹ́ ẹ̀hùn. Bàbá jàmà látán àóyàgbẹ́ ẹ̀. Bá olùjẹ ẹ̀yà yóò ti wà aláàrùn. Àbídìrí ilẹ̀ tó mẹ́nà. Bá má jẹ fòfú tán, ó yàgbẹ́ ọ̀run. Àbídìrí ilẹ̀ tó mẹ́nà. Bàbá jàmàlà tán, ó yàgbẹ́ ọ̀run. Àbídìrí ilẹ̀ tó mẹ́nà. Bá olùjẹ ẹ̀yà yóò ti fòfú tán, ó Àbábà lè kìrí àìyàgbẹ́ ẹ̀rọ. Àbábà lè kìrí àjò àọgbà ọ̀. Àti ìjà sí kìrí kádò àwọn ohun. ọ̀. kọ́ ní ilẹ̀ ti jẹ máa. Ìjọ olè gbọ́gbẹ́ nìkan ń sàdúrà ń pè ọlọ́run orí rẹ̀ wáyí, táyà ní nǹkan mí nú ni. Lọ́lábá kún bí dọ́ áyíká rọ́pì ṣàkìyà. Èèyàn ò ní sàdúrà kó sórí ibú. Èèyàn ò ní bẹ̀lọ́, èèyàn ò ní sílọ́run kọ́rọ̀ rẹ̀ má dọ́gba. Mo bá yín dúpẹ́ ládùúgbò yìí. Ẹ̀yin gbajúmọ̀ tẹ kàwé tẹ kéwú ni gbogbo ẹ̀yin bàbá tẹ wà lọ́wọ́ tún mi. Tẹ́ ti ń ṣe kan láyé. Ẹ kọjá ẹni tí wọ́n fi súùtì tàbí tẹ̀lẹ́bọ̀ tàbí ẹ máa bọ̀. Ẹ ti dáwọn ẹwà.

ìjọ kejì ìjọ tí ń bẹnú ìsìláàmù tí ó há farabalẹ̀ tẹ́yẹ pé bí problem bá ti dé ọlọ́dọ̀ àwọn aláwòlú ọlọ́dọ̀ àwọn olóòsànú ọlọ́dọ̀ àwọn onífánú ọlọ́sídìpì ọlọ́sọ́ọ̀sínú àmọ́ ẹni ló pé àti jíjẹ àti múmu àti dùnnú àti ìṣòro àtẹkún àtẹ̀rín kọ lẹ́lòmí àfọlọ́run àfọlọ́run àfọlọ́run ìnáà nìjọba yìí bẹ́ẹ̀ náà ni ẹjọ́ máa rí ẹ má jẹ́ ó yí padà Al-Qur'an wọ́n tẹ́kùn minkum ummatan yad'una ila al-khayri bọ́rọ̀ tí wá rí jàmáà Fàlítàkùn minkum àfikọ́yà a máa bẹ nínú jọ yìí o. Ummatan yad'una ila al-khayri. Àwọn tí ó máa ìwọ̀túnwòsì tí wọ́n ní sùnjọ́ kan láti parí ìjà tẹ́ bá fẹ́ rú. Wọ́n yá. Yad'una ila al-khayri. Ẹ má jà síbẹ̀ ìyá alágbájá ìmọ́jájá ọ̀rọ̀ tí chairman sọ lẹ́ẹ̀kan nǹkankan tí mo gbọ́ chairman mo gbọ́ nǹkan báyìí ẹ̀sì pé ní sọ́nà ẹkù sí ìwé máa wọn báyìí báyìí báyìí kẹsẹ̀ parí ẹ̀yà tí hù náà lára kairi nínú ẹgbẹ́ àdáwọn kan ní àwọn eléyìí ni mẹ́mbà àwọn ni bọ́ọ̀dù tí ó máa síwáàsì àwọn bọ́ọ̀dù tí ó máa àwọn bọ́ọ̀dù tí ó mójútó ìdánilẹ́kọ̀ọ́ ni àwọn òdìjọ́ ma mójútó ìrànlọ́wọ́ tálíkà tó bá sunkún wá ní àwọn bọ́dìjọ́ ma mójútó lẹ́kṣọ̀ tá lọ ní àwọn bọ́dìjọ́ ma mójútó àlàáfíà ní ọgbọ́dọ̀ wà bẹ́ẹ̀ àwọn tí ó sì ma mójútó corruption nígbà àwọn tí wọ́n wá síbi àsàlátù lónìí àwọn olóbẹ́ dájẹ̀gbọ́lẹ̀ ẹ̀yẹ lọ mójútó wọn ẹ̀ẹ́ ti rá mú àwọn kan tí ó mójútó àlàáfíà

àwọn akọ̀ kúlùdì lórí pẹ́tọ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó bá di lọ́túnlá o a ṣe nǹkan báyìí o wala takunu kalladhina tafarraqu min ba'di ma ja'ahumul bayyinat nínú mínítì ní ta kọ́ọ̀lẹ̀ àfún lágbẹ́já yìí báyìí a lọ bí súnà kíní a lọ bí òkú kíní a lọ bí ìsílé lágbẹ́já àwọn apari mítìnì tán ìwọ wá lọ darapọ̀ máa ń pèsè rí mítìnì tàn sílẹ̀ èmi dákẹ́ ni èmi ọ̀fárá máa hù ẹjá lọ bá já mọ̀nù lẹ́yìn èmi ọ̀fárá ẹ̀tún wá dá mítìrì míì sí àà ọlọ́run ní kọ̀ dá bẹ́ẹ̀ ọ̀hùlá ìkàlà ohun abáàmọ̀nà rí ọlọ́run nínú àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ nù ẹgbẹ́ ẹ̀sìn ọwọ́ rẹ̀ ò ní tẹ́nu kò ní ṣàṣeyọrí tọ́rọ àwọn tí ń dẹgbẹ́ rúnú nì àwọn tí ń dàjọ rúnú nì ẹ má sí inú àwọn kan bá ayé jẹ́ ọlọ́run jẹ́ àwa ọ̀tá ayé ṣe ọlọ́run má jẹ́ àbá ayé jẹ́ àwọn ọlọ́run jẹ́ àwa ọ̀tá ayé jẹ́ àwọn kan tẹ́gbẹ́ sí àwọn kan tẹ́kìdí àwọn kan bẹ̀ẹ̀bí jẹ́ àwọn lọ jáwà ò tẹ́gbẹ́ sí àwọn lọ máa jẹ́ àbẹ̀bí jẹ́ àwọn bá tẹ́gbẹ́ jẹ́ àwọn bá ń bẹ̀ẹ̀gbẹ́ jẹ́ ọlọ́run jáwà ò tẹ́gbẹ́ sí ọlọ́run máa jẹ́ àbẹ̀bí somebody to lose it, some people ń bàlújẹ́ somebody to lose it, some people ń bàlújẹ́ ọlọ́run to lose it, tún lùsẹ̀ ọlọ́run to lose it. somebody to lose it, some people ń bàlújẹ́ jẹ́mẹ́ ìyàn wo Nàìjíríà ẹwọ bí wọ́n bá dé ẹwọ bí wọ́n bá yé dé ẹwọ bí wọ́n bá òṣèlú dé tí wọ́n tó ń zẹni àbí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo kan tọ́jọ́ mẹ́yìn Muhammadu kò gbọ́dọ̀ wà náà ní tí ọmọ àbáyé jẹ́ bàlú jẹ́ bẹgbẹ́ jẹ́ bẹbí jẹ́ bàrán jẹ́ bàdúgbò jẹ́ látàkúrùn kan lẹ́rí ilẹ̀ tàfàrọ́kù èyẹ mẹ́sìn náà ní tí ọmọ adámítì nìrú mítí ni ẹbí mítí ni ìjọ nítorí àǹfààní ti ẹ̀ nítorí kó bínú ẹnìkan àà kí ní ìdùn ó ti rí àbí ó dùn Ànílùwà Muhammad sallallahu alaihi wasallam náà àwọn ẹ̀kọ́ tó lálẹ̀ fún wa náà. Man kana yu'minu billahi. Ẹni tó bá gbọ́ lọ́n gbọ́ dáadáa. Wal yawmil akhir. Ó sì gba àkíyàwó rẹ̀ gbọ́ tó mọ̀ pọ́jọ́ kan bẹ ọjọ́ ẹ̀san ní ọjọ́ òbírí. Fala yu'dhi jarahu. Ọ̀pọ̀dọ̀ ni ọmọ ìyá rẹ̀ lára. Orogún ìyá rẹ̀, ìyálé ìyá rẹ̀, ìyàwó ìyá rẹ̀, ìwàtẹ́ bá tí ó bọ̀ tẹ́lẹ̀ ẹ̀jì oyin padà ìbínú tẹ́ bí sọ́kọ yín pé kò ní níláárí torí kọ́ fẹ́ lómi ẹjùlẹ̀ ẹfì fún ọlọ́run ìwọ ọkọ náà tó ń bínú sí ìyàwó rẹ tí ó ní níláárí o ẹti di àtúnbí ẹti di bọ́ọ̀nù ògè láti lè gbà pé a máa gbọ́ wà sí lẹ́nu bàbá Kamal a máa gbọ́ wà sí tẹ́ bá ṣẹgbẹ́ yìí tí ẹ̀ ọ̀bá lápanú ẹ̀sìn ìranù lẹ́sí bá a bá kíọ́ láwà níwọ̀ táa kórùn gbàṣẹ́kẹ́ àti gbogbo àbáyà táà bá ríwà rí lára wa èbì bí rẹ̀ alkiyama bẹ́ẹ̀ iná tẹ́ bá kó aṣọ funfun wọ̀ níjọ́ àsàlátù tí gbogbo ẹ̀ funfun lọ gbáà ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه Ẹ jẹ́ káwọn èèyàn wọ ẹgbẹ́ dáadáa ẹ ìwà pàwọn mọ́ra, ìwà lànà mi fi ṣe dáwà, ìwà kéèsì ọ̀pọ̀lọpọ̀ kéhù náà ò fúta múra sí àti múra náà mọ́ ha jí ti Ọ̀pọ̀lọpọ̀ yóò sì dá inú àwùjọ rẹ̀ ẹni tí wà rẹ̀ bá sì dá wọ́n lọ bó sí ọlọ́run jọ kan sallallahu alaihi wasallam wọ́n ní ìmọ́ràtùn obìnrin kan bẹ fulanatun tusallil layla a máa yan náfìlà lóru wa tasumun nahara obìnrin rẹ̀ lé ahàn rẹ̀ bí bíléèdì ní èyí tó bá náyàn mọ́ tó bá bú èyàn báyìí àbúsìdì ni olúwọlé yọ́ lọ fèrí sọ mọ́tò ọmọ èyàn bú bàjẹ́ abẹnubá ti yẹn jẹ́ ìyá náà ma yẹn náfílà lóru a máa gbàwẹ̀ lọ́sàn àwọn alọ́ bí ànábì kí lànábì wá wí o Òṣòrí lára rẹ̀, ìyàfin náà ilẹ̀ ni lọ́jọ́ alkìyàmù. Ìwọ̀ ìyàtọ̀ ń sátàlátù ẹ̀dì di albata ẹ̀dì bọ́ síbẹ̀ ẹjẹ́ wà òyí padà ẹ má bínú sọmọ ọkọ yín ẹ má bínú sọmọ orogún yín ẹ̀yin tẹ́ ẹjọ́ pa ọjà pọ̀ tẹ́ ń bẹ lọ́jà tí ń tà ọlọ́run ló ní ọmọ tà ọlọ́run ó ṣe jẹ́ náà fún ọ mọ́ dínà títà mọ́ ẹjẹ́ kọ́hàn lára wípé àti dalásà látò òdodo tó máa gbé àmọ̀ríwò àwọn àlìbàtà ìrí o ìwà wọn máa dá o ah, àwọn ọkùnrin wọn máa wọn kúùlù àwọn obìnrin wọn náà gentle àwọn kan máa ròyìn àwọn mùsùlùmí pé tárọ́rìsì ni wọ́n àwọn yẹn ń dà lúrù àwọn yẹn ń dayé rú káwọn náà máa jà ráwí àkàmà jà lásàlásù a máa pé pèlé rẹ ní pé tàásì kísà fún alásàlásù tápàdé kísà á sì ṣe kan tẹ́gbẹ́ ṣe àwọn kan bẹ̀ẹ̀gbẹ́ jẹ́ wọ́n jẹ́ àwọn tẹ́gbẹ́ ṣe ọlọ́run Àmọ̀gán pẹ́gbẹ́jẹ́, ọlọ́run wá bèèrè àwọn kan bẹ, arábìnrin náà pòun ẹ̀. sàkáàtù lè ṣe nẹ́bílà tó nǹkan. Ẹ máa gbọ́

wọ́n lẹ́ni táàwẹ̀ rẹ̀ ọba tó nǹkan kí náfílà rẹ̀ ò tó nǹkan Sàdúwà tí ò lè sàdúwà púpọ̀. Wàlákínlá tó di jìrá náà. Àmọ́ kìí ni ará àdúgbò la, kìí fúnyẹ̀ ní problem. Irú ẹni bẹ́ẹ̀ kọ́ wà nábi kílà nábi wí. Kọ́lá híyà fi lè jẹ́nà. Ànábì lélẹ̀ yìí lọ àlìjẹ́nà tààrà ni. Ee, ní problem yọba kílẹ̀ rẹ̀.

kò wá sí fáìlì àríwọ pẹ̀lú ìyàwó rẹ̀ wò kò sí fáìlì àríwọ pẹ̀lú ọmọ rẹ̀ wò ọmọ tí mo rán lọ léèwé ìyá rẹ̀ ní sanwó ní àbẹ́mì ní san ǹjẹ́ mo fún ìyàwó mi problem àbí mi ò fún ǹjẹ́ mo fún àbúrò mi ẹ̀gbọ́n mi bàbá mi ìyàwó mi mo fún wọn lọ́kàn balẹ̀ ní àbí mo ní wọ́n lára ìwọ́lẹ̀ ni ó tètè máa máàkì ìwé rẹ̀ kọ́lọ̀wọ́ tó máàkì ẹ̀ bàbá lè ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ pé mùsùlùmí òdodo ni wá ẹjẹ́ wa náà wá ṣe tìláwà lóhun bàbá wa tí ó kà máa بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بأبو الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم وأصبحتم بنعمته إخوانا وكنتم على سفا أمرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المؤمنون الذين تفرقوا واختلفوا من بعد ما جاءوا الوينات أولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين ازودت وجوههم وكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون الذين بيضت وجوههم فبالله الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد في الماء للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور Ọlọ́run jẹ́ kí ẹjọ́ àlbàtà ọgọ́bà jẹ́ kún tó káyíra òmẹ́tì ọlọ́run tí ní káyíra òmẹ́tì. Ọkùnrin jẹ́ sí lè náà. Ẹ ya'muruna bil ma'ruf ẹni máa ṣe lẹ́kṣọ̀ káàkiri ayé ẹni máa kọ̀ báwọn èèyàn nípa corruption wọ́n tún mìíràn nàbí lẹ́yìn àwọn ajẹ́mú mi ní òdodo kárí ayé kìtàbì lákàánà káìrà láhún. Wọ́n ní gbogbo àwọn ààrẹ kìtàbì àwọn àfáà ní ẹjá tú sí. Bàbá lè gbà fọ́lọ̀ ní tàà sagídí pẹ̀lú mímọ̀ àdìbá màtà fún àjùwá ìrọ̀. ha. kiri ohun àwọn tí wọn àmá alìlùkìtàbì àwa ara wa tá bá gbà fúnra wa táàkìra wa àà ìbá máa ta fún àjìbá ìlú Mínú ọmọ ìlú mìíràn náà wà kí bá rùn wọ́n lè wà ربنا تقبل àtẹ̀wọ̀ iṣẹ́ tó pọ̀ wájú wa lé ní ọ̀nà mẹ́ta lókùdá lọ ìyẹn ni ò ní jẹ́ lè pẹ́jù báyìí lọ ẹwà tẹ́wọ́ àdúrà tá bá ṣe òun yọ́wọ́lá bàbá wa méjèèjì tá lókun wọn bàbá tí Abdullah al-Alori bàbá tí ó Kamal al-Adabi wọ́n sì káláyé wọ́n sì rí ṣe eh ọlọ́njáwa náà sàti orí láyé bàbá wa ṣe tábájá ọmọ wọn ẹni bá mọ̀ túnmẹ̀ dáadáa kó sí àmìnà ọlọ́run wá fàlbárkà sí ìjọ yìí ẹgbẹ́ alfàtà ọlọ́run kó fún yín ní sáìdì tó tóbi lẹ́yìn náà lọ ọkọ̀ kan ńláńlá síbẹ̀ ó sì fún yín lókọ ńláńlá tó jáde sáyé mo sì fáwọn nẹ́sìláti tó ṣe fún kọ̀ọ̀rí ìbò kó sì jù bẹ́ẹ̀ lọ́fẹ́ iná àti gbogbo ẹgbẹ́ ìsìláàmù lápapọ̀ àwọn anóòrùn náà lágégi ọlọ́run síbẹ̀ fún wa tó ṣe fún mọ́ríkà mọ́jọ́ bàjẹ́ àwọn àbáwa tó wà sọ̀fíyọ́lá gbogbo àdàbí ṣẹ́wà Abidullah gbogbo markazi ṣẹ́wà Muhammad al awal, gbogbo àwọn azùmọ́ra gbogbo alásàdúwà fún alamọ́sàgbàdúwà náà bismillahir rahmanir rahim اللهم انت امرتنا بدعائك وعدتنا باجابتك وقد دعوناك كما امرتنا وعدتنا كما وعدتنا يا ذا الجلال والاكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الشيخ داود الفلا ساري للجẹ́ fún gbogbo ayé sáré lálẹ́jẹ́ fọ́mọ Yorùbá